fẹ́ ṣe ìyìn sọ àrọ́mù di àlálì o ìyìn sọ àlálì di àrọ́mù o ìlà tí a nìkan fẹ́ ṣe kò sí problem fún ìlà àyùtọ́ lèkọ̀ ìdìnà tí àfikọ́ bá ń kọ máa mi bracket jẹ́mẹ́ ìdí àmúlọ ibi wà láti dérè obìnrin kọ̀tàṣe gímú ẹlẹ́dẹ̀ tí ọba tí màrí kọ̀tàṣe kí ni o igimu ẹlẹ́dẹ̀ igimu ẹlẹ́dẹ̀ sí nìyí tí bá ń rú nǹkan ẹ̀ká àti kọ̀sẹ̀ tọ́lọ́gbà mara tó ànẹ́bí sallallahu alaihi wasallam nínú wa ọ̀rọ̀ tó wà lè wá rí báyìí ká mọ̀ sọ́wọ́ Ànábì wa sallallahu alaihi wasallam ojú ẹ̀rí tí èsì kéèké Ọlọ́run fún ní ọmọbìnrin mẹ́rin láyé òbí márùn gbogbo ọmọbìnrin tó mẹ́rin ni ìtìláàfù pẹ̀lú àwọn àfáàbí ẹ́ ṣe tó ọjọ́ orí wọn ṣùgbọ́n nǹkan fẹsẹ̀ mọ̀lẹ́jù kàmá àkọ́rọ̀ bí dárkàlá aláma ibn abdulbari hafiz al-maghribi bí qawlihi wàlẹ̀bí tẹ́kùnù nafsu ilé tí tartibihinna anna zainaba hiya al-ula bá fa wá sí gbọ́rọ̀ wà ní afọ́mọ̀ albari wọ́n ní bí ìyàpẹ̀lú se kọ̀tọ̀rọ̀ àwọn àfá eré ìlànà bí kọ́kọ́ eré lọ́jàgbà náà màbìnrin ànẹ́bì ó ní Zainab àbọ̀ ẹni kejì ó ní Ruqayya ẹni kẹta ó ní Ummu Kulthum ẹni kẹrin ó náà ni Fatimatu Zahra radiyallahu ta'ala anihunna wa ardahunna ta ni ọkọ ẹ̀gbọ́n pátápátá Zainab إلا أنتني أبو العاص أبو العاص بن ربيع أثنى عليه رسول الله صلى الله عليه وسلم في حديث المسور النبي صلى الله عليه وسلم أروني فراري nígbà tọ̀rọ ìtúsẹlẹ̀ náà ó tún sọ́rọ̀ ní mímbàrí náà pé àbẹ́ àrí tí a lè fẹ́ dánwò ní wà zákàrọ̀ sí ìfẹ́rọ̀lá àmìbí wà dákọ àna rẹ̀ kan àna náà ni abúlàáns zákàrọ̀ abúlàáns ibn ar-Rabi' fa'atna alayhi anábì wá yìí pọ̀ anábì ni ànánú ni àná fàhàdátani fàsọ̀dákọni ọba mi sọ̀rọ̀ òdodo mọ́ bá ń gbogbo ọ̀rọ̀ tọ́sọ wọ́wà àádà ní wàwàfáàlì ó sàdéhùn fún mi ó sì pé gbogbo àwọn àdéhùn tó sì fún mi àmọ́bí àdéhùn lára àwọn tó sì ànábì tó ní agbára Ruqayya ta ni ọfẹ́ ẹni tí annabi fi fún òun ni Utuba ọmọ Abu Lahabi Ummu Kulthum ta annabi fi fún Utaiba ọmọ Abu Ali Ànábì fi Fatima fún. Ṣùgbọ́n Abul Aasi, ìgbà tí fífẹ́ yìí ń ṣẹlẹ̀, ayá kèfèrí ò lè fẹ́ Mùsùlùmí kèé ṣẹlẹ̀. Abul Aasi sí Bàṣámù gbána, wọ́n mẹ́lẹ́dì ara wọn. Ṣùgbọ́n ẹ̀ méjì, òun ni Abul Aasi ló kó Ìsìlámù. Akọkọ wọ́n kó mógun ní bádìrí ẹ máa wo ẹ tí ó ń pè ní ẹ̀sìn o táwà ń ṣe bọ́lọ bọ́lọ èèyàn jẹ́ kèfèrí ọwọ́ afẹ́ràn tó gbé lọ ọwọ́ ti bàbá ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ìbẹ̀lẹ́bẹ̀ rẹ̀ gbà náà lọ torí ayà kèbèrè òrìká mùsùlùmí òsòrì kẹfẹ̀rẹ̀ kèfì obìnrin náà gba ọkọ rẹ̀ ẹlẹ́ ọ̀pàdọ̀dọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó kó sọ́wọ́ àwọn rìyún àwọn ayínú tẹ̀ ṣùgbọ́n ìsàtẹ́lẹ̀ wọn sọ fún pé ìsìláàmù ti pín ìwọ àti ìyàwó rẹ̀ nígbẹ̀ fara ìmáwó mo ń ṣe májàmú fún ọ̀tọ́ ọba dé Mẹ́dínà mọ́tọ̀bá dé Mẹ́kà jàházà ọmọ àmì fún mi bá ń wá sórí ìtàgùn wà tí ó fi sí ájáàmù tí ó fi èdè àtàwọn ọ̀rọ̀ mẹ́ nẹ́bí sallallahu alaihi wasallam anábì ló pí àdé nǹkan arínú àwọn mímọ̀ wọ́n ní ara àdéhùn tó ṣe fánàbí ni pé ohun ò ní fẹ́ ma lé ọmọ ànábì àwọn mímọ̀ ìgbìyànjú ní ọ̀fẹ́ sọ́bẹ̀ kò sí àdíìtì kan tó wágbàgbà sàtàlám wípé ẹnìkan fẹ́ fọ́mọ rẹ̀ àdíbí wa ní má fẹ́ ọmọ lé ó lè fẹ́ obè nínú ẹgbà wákan fèètí ìwọlétọ̀ lámìyàbìn ịba a ìtẹ́ìbà tọ́tẹ́mùkùlù tún oní ètí ìwọlétọ̀ lọ́dún wo lọ́dún kẹrin tánàbí di ànàbí ọdún tánàbí ànàbí ọmọ pé 44 gbána o fi rùkọ́yà lọ́kọ ó fi mùkùlù náà fi lọ́kọ ṣùgbọ́n àwọn àmì ìgbà níṣẹ́ in tó gbọ́wọ́ igbá ti dojúdé báyìí àásì ni bí ọ̀rọ̀ jẹ́ ti fọ́ ní ọjẹ́ òun ni bàbá ọkọ àwọn ọmọ nẹ́bí méjèèjì wà tọ́jú àbúláàbí abúláàbí wà pẹ̀lú túbà ti Utayba níjọ́ kan wípé ẹ̀yìn náà rí o inni ọ̀rọ̀ lọ́dọ̀ lágbàwá tí lábábẹ̀ ó sọ bẹ́ẹ̀ kọ máa rẹ̀ lórí kẹkẹkẹ ọfẹ́ kó sí tí ọba ti ṣe rọ́ ọ̀sí nínú rọ̀ ọ̀sí kò máa haramun in lam tutalli qabnatay muhammadin sallallahu àti ní èése bàbá yín máa tèmi náà tí mo bẹ́ẹ̀ kú sáájú ṣe tí ma ti sọ fún ọmọ ẹ̀sẹ̀ ti gbà mo ti kú ọmọ bàbá yìí ẹ̀yìn sọmọ àmìmá kí ló dé ìlàm tó tọ́lẹ̀kọ́ ibnatay Muhammadin tẹ́yìn méjì ìjọba lọ́kọ́ ma nẹ́bí lẹ́yìn sí kẹ́kọ́ ẹ̀fẹ́ ìfẹ́ mọ́kọ̀ ìlọ́mà ọ̀rọ̀ yìí ìyá wọn gbọ́ Umu Jamil hammalatul hatab oúnjẹ ìsẹ̀pẹ́ẹ̀bù fan nabi tọ́jẹ́wà bùláàbì ọba pọ̀ rẹ̀ méjèèjì ṣe mẹ́bàbà yìí sí nífẹ̀ẹ́ yìí tó ọmọdọ̀mọ̀ burúkú o tẹ́mọ̀ kó obìnrin obi máa ń bẹ́ẹ̀lì ogbẹ̀ ẹni kan bẹ ọlọ́n ti ṣe dáadáa fún lẹ́ni ó ti yá di àfágbà ìwà máa sọ fún mi pé gbogbo ìgbà tí bàbá ń bá sọ pọ́n lọ kéwèé sílẹ̀ mi hùn ó ní wípé wípé kò

wọ́n bá bá ń sàfáàm lé ìtúbàdé oní ànìyàn ọwọ́ akọmọ rẹ ní o ìsáàmì àti mímáwó sì jẹ́ ìsọ fún ọ tọ́rọkù dínàkì ẹ̀sìn tó gbọ́nà ní ìsẹ́lẹ̀ wà láwọ̀ ṣùgbùk ìsẹ́lẹ̀ bí i kó okú tí ń bẹnu bàbá mi sí ọ ní bẹnu mi náà sí ọ mọ́mẹ́ àbí ní ìrùkọ́yà tó bá ló ń fẹ́ kọ́ nítorí tọ́lọ́ntà nẹ́bí in tó jù báyìí lọ́sọ́ ọ̀bọ̀n tó nìgbẹ̀ wí bí a bá lè gbọ́rùn sí jíkà mi ọ̀tún òtùpá kí mẹ́jẹ́ jù ọ̀wọ́ mi pẹ́ in tá ti gbé kú ọmọdé farasẹ́ ní ọ nípa ọkọ̀ òṣèṣẹ́ ọlọ́mọ sọ́gbọ́n tó nìgbẹ̀ sọ ilé padà ìfẹ́ lè máa páyín bí ọtí lénìí mo mara o ara àdánwò tí ó kàn wà lórí ẹ̀sìn iná ẹwà wo tí ìṣẹ̀lẹ̀ tó kálùkù wà lẹ́nu àfọ́ wà lórí ìjókòó dárúgbẹ́dọ̀ ọlọ́run ẹ̀rí òsìléná gbogbo ẹ̀ ìsẹ̀pá ti wọnú ara wa ẹwà wo Elizabeth ni a máa ń pè Elizabeth wọ́n lọ fóòn náà wà nílé kìrìyóní a jẹ́ wípé ẹ̀sìn ẹjọ́ náà tẹ́ náà ṣe sùúrù náà kó fà rẹ̀ ní islamu lónìí islamu ọlọ́run ní kátún àwùjọ sí kámọ́jà àwùjọ ọba jẹ ṣùgbọ́n ẹ sọ fáwọn tí èsẹ mùsùlùmí pé ibi tẹ́ ti mọ́ sí àgbọ́ ó ń làwọn ẹnu àlà kan ọlọ́run ló fi ilẹ̀ àgbọ̀rọ̀ kọjẹ́ nítàwà kí lẹ́nu àlọ́ ẹ̀ẹ́ gbọ́dọ̀ fẹ́ obìnrin wa

ṣe bí àwa lè fẹ́ obìnrin yí tọ́lọ ń sọ ẹwà dúró àwọn tó kọ́ bá mú àwọn olórí wa lónìí lórí pé wọn lọ bá wọn àfà àwọn kan ń gbà bí ẹni wípé ọlọ́run ti sí ilé ìfà wọn wọn wọ́n owó náà mọ́ tó bùrẹ́ nǹkan nulẹ̀ ìyàwó ń lọ chọ́ọ̀chì gbogbo ẹ̀ náà lọ chọ́ọ̀chì yà pé ṣẹ̀rífà ṣẹ̀rífà rẹ̀ ah. yẹ́mi sí dádì ẹ ń pẹ́ ọ ah ní ìbọ̀ nígbàmú rẹ̀ tó pè yẹ́mi sí ilé tó gbọ́ inú rẹ̀ ọmọ wá bàjẹ́ kò nílé sọ́ọ̀ta ṣerífà gbogbo sáàgì o ah, dẹ́bí ẹ̀ṣẹ́ lẹ́nu tap ṣe bẹ́lú ọ̀rẹ́lẹ́bẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ lẹ́nu tap ní ọ̀bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n náà mọ́ tó bú rẹ̀ gẹ̀ dẹ́bí àbàbá yí dáná o but onílọ́jọ́ ọkùnrin o padà ní ẹka wọ́n náà ọdọ́ sí un

kí ma kọ́kọ́ ọmọ èèyàn méjì lẹ́ẹ̀kan náà wọ́n wá pé akọmẹ ẹ̀tì ọ́ wọ́n tún wá máa sọ ọ̀rọ̀ kọ̀bàkúgbè sí èèyàn bọ́bá jẹ́ wípé ẹnìkan bá ṣe bẹ́ẹ̀ fẹ́nìkan nù wa kóòrò ti ànábì wọ́n mọ̀ pé ẹ̀san bẹ̀rẹ̀ ọlọ́run fún ṣùgbọ́n àdánwò ti akùtù ومن يتق الله آية مين يجعل له مخرجا عثمان بدي عثمان لقد وافى رقية سيدنا فرع ابو فرع مكتاب الباشا بمقر ابي عبد الله انه يدواك وجب شعب باشا ṣùgbọ́n mọ̀ náà padà kú gbogbo ẹ̀yẹ́ mùsàlám rùkọ́yà náà tó kú nígbàtí ànábì borí ní bádìrí oúnṣẹ́lọ́n tó wá Usman padà tó jẹ tó tẹ̀lé Ruqayya ó kù súnmà tó kú ọ̀nẹ́bì ni Usman bọ́ bá jẹ́ pé a tún lọ́mọbìnrin tí è ni ẹ̀pẹ́ Fatima ti lọ́kọ ń bá ìwọ ti fi tí ìyà ń jẹ́ abá ń wò pé ìyà ni ń bọ́ yìí àbọ̀wá fọ́rọ̀ lọ́wà bàbá rẹ̀ lè dá lọ́wọ́ ọkọ rẹ̀ ibi àgbọ̀rọ̀ bàbá obìnrin fún nínú islamu láńsọ ní ibi ń sọ pé ò ní kí á ní sọ tó bá ti mà fún owó bá ń kọ ọmọ mi <laughs> ẹ máa wo ọ̀rọ̀ ọwọ́ ìmọ̀ yíò máa lè fi ń bẹ ní ilé ọ̀pọ̀lọpọ̀ wa ṣẹ̀rẹ̀bá ṣe fìrú fún ìgbẹ̀jú márùn sí sẹ́fọ́n mẹ́ta lọ àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ kọ̀ọ̀lá ní ìṣàtàwọn àbúrò rẹ̀ ó ti pé gbọ́ wọn wọ́n sì tún mímí kíra lọ wọ́n sì kẹrù àǹtí wọn ìrọ̀bó wọn wọ́n bọ̀ náà nínú nìkáwò parí bàbá mi na ọmọ obìnrin tó bí wọ́n bí ara rẹ̀ kọjá kọjá àdá àti wà bá ó tó yẹ bàbá wọ́n ti pẹ̀ yìí ojú ẹ̀sẹ̀ bàbá pàrọ̀ ọkọ̀ fún ni nílé wà wọ́n kú ìtẹ̀ wá máa tó lẹ́fún bàbá ní pé ṣe bóò ni bàbá òsè lè lágbára láti mọ́mẹ̀ kó lékọ tí àbá ń jọmọ ń kọ́ àwambò ẹni ìyà tó lè máa jẹ obìnrin lékọ òun lọ́lẹ́tọ́ àti kọ́ fúnra rẹ̀ tí bàbá bá wọ́mẹ̀ lọ torí àti ń jẹ tọ́mọ ọ̀bá sọ̀rọ̀ bàbá ọ̀bọ̀rọ̀ sọ kẹ́kẹ́ ọ̀rọ̀ mi lẹ́mà sọ tí ìyà bá wọ́n mẹ́ lọ lẹ́kọ́ mọ́ mà yá wa kà tí a mú àǹtí wa kún lẹ́kọ́ kí lóde wọ́n nígbà tán rí irun orí rẹ̀ tí ẹdàkùn sọ àwa làmá báyàwó dirun sọ́kọ sáwọ ọkùnrin ni tó fi lè mú tí ma lórí ọkọ̀ ẹ̀ tí ìyà ojú tó sì pẹ́ ni lẹ́yìn ìgbà náà kékeré kọ́

kí ló dé tàà fi ní ẹmọ́ dà sí in tó kí wa ló kí ànàbì na salawatu rabbi wa salamu alayhi wọ́n ni kí ló kí ànàbì o ń sí ọlọ́run adànàbì jẹ́ àmìn hadith rẹ̀ àkọ́dà wa Abu Dawud fi sọ́rọ̀ bisnadi sọ́yìn rabi tàbí rọ́ta rọ́ta tàn ọ̀dọ́ o ń sọ́rọ̀ ni man khabbaba hmm, kí ni tí ma jẹ́ fún ní nǹkan ah,

mo sì ń sọ pọ́ pé ń bo lẹ̀ rẹ wà bóò ló ṣe fẹ́ ra lẹ́bí ilé ó díyàwó rẹ̀ gbé mọ́bẹ̀ òun fẹ́ sí wọ́n lálejò wé ṣe bẹ́ẹ̀ náà wọ́n mọ́ mánéjì ní o tó ṣùgbọ́n yakọ̀ bí kọ́mọ̀ bà mà pé ọkọ mi sì mánéjì náà ní kéèní wọ́n fẹ́ fi hàn sí ogi odidi aláràn ńlá wọ́n da gé sí méjì fún ọ láti fi sàpọ́nlé in tí àwọ ni nínú Islam ẹ̀sọ̀ fúrù yakọ̀ ojú ọ̀pá wọn o àti wọ́n tún bá o náà ó ní ọmọ obìnrin ní tí wọ́n lè náà kún lè kọ́ o man khabbara mọ́tàlá tó ń fi hà gbogbo ẹni ọba ń ba obìnrin jẹ́ fọ́kọ rẹ̀ àbú èrí <laughs> nǹkan tó bá kú ní ẹ̀ká tó kílé kọ́lá mọ́mí mi mọ́mí láti gbà kéèkéè mi ní kílé bẹ́lẹ̀ àṣẹ́rin yìí ọ̀dá o ẹkọ̀dá ẹlẹ́ àṣẹ́sẹ̀ rìn ọ̀dá o aláìkọ̀dá ọ̀dá ìsì máa ń mọ́bìnrin bá rọ inú lẹ́jẹ́ gbọ́nà ọmọ kí ó pẹ̀tọ́kọ̀ ní máa ń mọ́bìnrin bá rọ o tí náà wá wò pé ní sẹ́sẹ̀ ẹlẹ́ àárín ẹ̀rìn fún mínú pálọ̀ kí ó wù ìyàwó ọdún kelu àbí kí ni kí ni gbó ó yé wọ́n ti nǹkan ti dénú nǹkan lẹ́wọ́ tàbíìrù wọ́n kí wọ́n pè wọ́n àfẹ́ẹ̀sìn ṣẹ́gùn sáà ọ̀rẹ́ ọ̀rẹ́lẹ́ ọmọ ẹbùsùn yóò ìwọ tí è sọ fún mi ń jọ tọba pọ̀ lẹ́rìn ṣẹ́gùn sáà ọ̀rẹ́lẹ́ ọ̀rẹ́lẹ́ àjíjú yóò bẹ́ẹ̀ni wọ́n wẹ̀dẹ̀dẹ́ mọ́ wẹ̀dẹ̀dẹ́ mọ́ ìṣàṣùn wà ní à ẹ̀ẹ́tọ́mọ̀ gbòdé kan ní ìsìn ìmọ̀nà àwọn obì olóòrùn làmà ń bọ́yẹ́ ni igan ní fúnlẹ̀ mẹ́yàwó rẹ̀ tó kó gbọ́ sẹ́lẹ̀ lé ọ̀kan náà máa yà bó ti jẹ́ kọ́lọ̀ náà wá dátẹ̀rí àfún ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ nǹkan lẹ́kọ̀ọ́ àwọn obìnrin náà sí mẹ́lẹ̀ ogun pọ̀ ó ní ẹ̀yẹ ọkùnrin mọ́fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ yìí bẹ́yàn ṣe máa ń bóbìnrin lò tí ó fi ń gbọ́tọ̀ bá fẹ́ wà kọ́kọ́ gbé àpò ráìsì lọlé wọn láàrọ̀ àtàpò ẹ̀wà fówó lè tó bá ti nàrọ̀ lẹ́rẹ̀ tó bá sọkún lọlé wọn ọ ma wá sọ pé à ah, láìdáni náà bá ti ń wápò ẹ̀wà nílé àtàpò ráìsì ni wọ́n ma jẹmẹ́wà ma wè mọ́lọ́n kò tó oṣù mẹ́fà bàbá ọmọbìnrin sì jò ń tìjú àfáhùn lọ́mọ bá sọ fún bàbá rẹ̀ bàbá ní alhamdulillah ara ta ń sọ fọ́lọ́ náà gbogbo yí ìkankan yóò ní ìsìnrin oníbà ní ó láàrin ìsìnrin ṣùgbọ́rọ̀ kan wà tí máa sọ fún mọ́mọ̀ pẹ́ láìkì àfá ṣùgbọ́n tó kan wọ́n kàn lẹ́kọ̀ọ́ ní kíláàsì wọ́n wá sọ bàbá wá bè mí ọba sọ fún mi pé bàbá ní ah, ẹ̀yin lẹ́ni èmi èsì wà líhù ń ọ̀dẹ̀gbẹ́lẹ̀ èmi èsì àmì ah, ọ̀rùn mi fúyá o ìdìdùkú dìbẹ́ o kọ́lọ̀ sàánú mi o wọ́n ní kí ni mo fẹ́ sọ fún ìtẹ́nàbá ah, nígbẹ̀ tí yàn ti sọ ìrìnrú wà tí ń bẹ̀lọ́wọ́ rẹ̀ èmi ò ní tí ń sọ̀dú wípé ọ̀dọ̀ yìí ni ọ̀dọ̀ ni kò wá nígbà ẹ̀yìn lẹ̀ ń jẹun ẹwà ń bẹ̀ mí pèsè ẹ̀tí yó ah, ọmọ arúgbó ni mí èyí tẹ́ ń jẹun mẹ́ ẹ̀pẹ̀ mí ọwọ́ ẹ̀pẹ̀ mí sóúnjẹ tẹ́ ń jẹun ẹwà ń bẹ̀ gbé usas sí mo ti yó ẹ̀yìn lẹ́fẹ́ kí nùfọ́lọ̀ ẹ̀yà ń bẹ̀ pèsè ìlàlúwà làbísì kọ́kọ́rọ̀ ọ̀dí yìí bọ́rọ̀ sí náà takbíbù jẹma ọ̀rọ̀ yọ wà ọ̀bẹ̀lẹ̀gẹ́ o ẹ má kí wọ́n sọ á di ẹ̀rù information takbíbù ní kọ́ ọmọ sáré bankẹjẹ́ fún ibá ìgbòrí ìtẹ́léròyìn

ìdí rẹ̀ bẹ́ẹ̀ pé kọ́rọ̀ mẹ́mẹ́ ojú kanù ojú kejì ẹwàdí amọ̀lọ bẹ́ẹ̀ ni a ṣe máa jà fọ́ ma wá ń lékọ́ a máa jà fún wọn pẹ̀lú òótọ́ pẹ̀lú kámọ́sàbòsí torí bọ́kọ̀ si kò kò wá ráwọ̀ obìnrin ọ̀rọ̀ tí wọn ọgbà ẹlẹ́gẹ́ in tó bí tí wọ́n mọ̀ rí lára wọn ìrìn Ànábì sallallahu alaihi wasallam ọwá ní èyíkéyìí obìnrin àhán àwọn gbọ́rọ̀ ọ̀bọ̀ obìnrin bọ́ wá ń wípé ọkọ òun nà a rí ọ̀rọ̀kọ̀ ń lọ́nà ọdá àtúrẹ̀ tó ṣe fídíò bí wọ́n sí ma ẹ̀fà wọn kan bẹ̀ẹ̀ sẹ́tàwọn gbà nù jọmọ́ bẹ́yàn bá ti ẹ̀fẹ̀ bẹ̀rù ọlọ́n tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ ẹnu ẹ̀ tí ó máa sọ kó wọ ayé tọ́dá yóò fídíò mo fẹ́ lọ tọ́lẹ̀tì àwọn èèyàn báwọn rí wọ́n báwọn rí kọjú ẹni sí the time tọ́tọ́ fún fẹ́ lọ tọ́lẹ̀tì àwambọ̀ tí ìlàbá jẹ́ obìnrin tó fi jẹ́ wípé ọlẹ́tọ̀ pé àà ilé ìkọ̀sẹ́ lè gbarú ilé jẹmọ́ o kò sí ìdàjọ́ anibi sallallahu alaihi wasallam ọ̀nà obìnrin kan rí àkọ̀nà ọkùnrin kan rí fún ìyàwó rẹ̀ pé ìkẹ́kẹ́sẹ̀ láàrin ọkùnrin náà ni ó rí nítorí wípé in tó lè jẹ́ kírù ọ̀sẹ̀lẹ̀ ẹnìkẹ́kùn na ọkùnrin mẹ ìyàwó rẹ̀ tẹ́jìkàyẹ ẹ̀jẹ̀ sí bó obìnrin ẹwọ kúmà ọwọ́ ajímijọ́ kẹta mọ́rọ̀ dẹ́ṣẹ̀ rí akọ̀t tàzírù dé látọ̀dọ̀ ní láti ọ̀dọ̀ ọbí wọ́n fún ọkùnrin yẹn ní ẹ̀wọ̀n ọjọ́ mẹ́ta ẹgbà tààtì wọ́n wá ní ọjọ́ mẹ́ta ṣùgbọ́n wò torí àwọn ọ̀ ìyàró obìnrin tàkìírù ní wípé só wù àbí ó wù ọ́ tó bá ló wù òun kó ń fẹ́ wà ń bẹ̀ níbi tí wọ́n ti nà ń dàrẹ ìbáyá tó rójúráyè ìníwọ̀n ọ̀nà tó bá ní kò sí ẹkẹ́ lọ́nà náà so giri tí ń bá sì rí jẹmọ́ àmì fífà ìṣẹ́ sí ìwà àti àwọn o náà ní dítàmí ìbáyé wa sí rí kéyàn ọmọ sọ́fún àwọn ẹ̀kọ́ wọn wọ́n sọ kíni olóòwọ́n tí wọ́n bẹ̀rù káàkiri ọ̀sán ẹ̀rọ mọ̀bà àárọ̀ ẹ̀rọ mọ̀bà ìwájúta rọ́bà bá bá ẹ̀sì ti sọ fún ní ìsìn rẹ̀ yìí àfáà nẹ́lẹ̀ ń sọ o ẹ̀tì ẹ̀tílẹ̀ ìsá àfáà wípé àwọ́wà sí àwọn àfáà ní o bàbá òrìlọ ọmọ mẹ́rin lẹ́kọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá rí báun ọmọ in ló ní ẹ̀tọ́ àti sọ wípé ó sùn ọkọ ọkọ olóhùn níkọ obìnrin tíyàwó ń jẹ tó báyìí ibi tó gbẹ̀lẹ̀gẹ́nu olóhun òsímá òsímá òsímá olùmọ́ òsímá ìgbà ńláwọn òbí ọwà àdíde o náà ló ní ọ̀rọ̀ lẹ́nu nítorí pé bọ́lọ̀ ń ṣe fún ọkùnrin lágbára tọ̀láàkì ló fóbìnrin náà ní agbára húlúrù húlúrù ni mọ bọ́sọ̀ jẹyàwó lẹ̀ lọ́rùn fún ọ ìyìnsẹ̀yàwó rẹ̀ má nígbà olóbìnrin máa sọ ìgbà tó bá di wípé ara nípin kílẹ̀ já àti sunan min hadithi tauban مولى رسول الله صلى الله عليه وسلم بسند الصحيح وشلني أي امرأة سألت زوجها طلاقها من غير بأس فحرام عليها رائحة الجنة ابن صفي كيوبين tọ́bẹ̀ sọ pé kọ́kọ̀ òun ọkọ̀ òun àbọ́hùn se má kọ́kọ̀ òun ní ń gbé ìrì bá sí láì jẹ́ pé kí ni báṣù àwọn àfáà ní báṣù ń bẹ̀rún oní ṣídàtù tàlàjú ìhá ìlàṣù àrìnrìn fàárọ́kọ̀ ṣídàtù tàlàjúìhá ìlà ṣùhánìlì mùfárọ́kọ̀ kó bèèrè kẹ́mìrì ó kún gbogbogbò kó fi wò pé àà tí bá kú ilé ọkùnrin gbogbo tó bá ṣe mí ẹnìkẹ́kọ́ mọ́ bú ẹlòmí ìmìnì kí wọ́n bú tó kú ibẹ̀ ikú obì lẹ́mì débẹ̀ ànábì ní àlàálì ní fóbìnrin tó bá lóòrùn 5,000 eh, ni máa fílẹ̀ lówó oúnjẹ tẹ́lẹ̀ fújọ méjì mo sì sọ pé nǹkan tí wọ́n sí kọ́ máa fi fáfẹ́rẹ́rà sí ọwá ní kí n jọ kí ṣe sùúrù kí n jẹ́ kọ́dún ọ̀ parí olóṣẹ́ sùúrù sí ẹ̀fẹ́ bàbá àti ìyá wọ́n gbọ́dọ̀ fọmọ wọn sùúrù ni wọ́n ni ah ó ti lágbára ìyá ní fi ń jẹun àwa náà mọ̀ inú ooo pé tí wọ́n bá wí ìta obè ní ọ̀sọ̀ pé ẹ̀yìn ìyá ẹjẹ́ gbórí wọlé ọ̀pọ̀gbọ̀n náà sọ bẹ́ẹ̀kùn jẹ́mọ̀ fẹ́ kákà distinguish láàrin ka ka mẹ́rin alóbìnrin ka ààlẹ́tọ̀ káwà lẹ́yìn rẹ̀ tó bá lóun fẹ́ kọ̀kọ̀ ọ̀run tàà bá ti mọ̀ pé tí ń sọ òní wéètì tí ń tí ń sọ bá wá ní àti tó bá jẹ́ kò ní ń sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀rí bó ṣe rí kákì ìyàwó Fatima náà àbóbẹ̀ kan

innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab ọlọ́ni gbogbo ń sùúrù ládá tí ń fún ẹnìkan kò lè bá wọn ó ẹ̀dàkùn sí ìrùfẹ́ kọ́kọ́ ẹ̀ẹ̀lẹ́tù àti mẹ́fẹ́ ẹ̀ẹ̀gbẹ́ okú okú fáyí ẹ ẹ̀ẹ̀lẹ́tọ̀ rẹ̀ kọ̀ọ̀kọ́ rẹ̀ ní bí wọ́n aláìsẹ́ pọ̀ tó wọ́n pè màlẹ̀bí lọ́tọ̀ pé màlẹ̀bí kí ni sẹ̀ méjèèjì báyìí ọmọ ìsìnkú mẹ́rin tí ọ̀rẹ́ àṣẹ ń bímọ tẹ́ẹ̀fì lè mẹ́lẹ̀jì ara yìí wọ́n sá sọ lọ sọ́bà nǹkan kẹgbà o ni àwọn ẹbí ìyàwó pé wọ́n ní ó síta àti ọ̀lọ́rọ̀ lábùrà náà kọ́ lọ́kẹ́kẹ́ lọ́gbàmí abraman fi sùúrù dà sọ́rọ̀ yìí o àbúrò ìyàwó ní wíbá lójú wa wọ́nyàn òní kílẹ̀ ní ìgbàlùkú ìbìsúrù láti síta mọ́lẹ̀ kún ìgbàlú wọ̀nyí tẹ́tẹ́ bá ti sọ́rọ̀ ìgbà mọ́lẹ̀ kún ìgbàlú wọ̀nyí ó ní kò burú pọ́yọ ọjọ́ lọ abọ́mọbí ọ̀rọ̀ lè kú sí àà ìtà ń tí ọ̀rọ̀ kúpẹ̀ ọ̀rọ̀ lè dáa bí ṣe ń sẹ́ẹ̀kù náà lẹ́mọ̀ bá tọ́sí ayé ti ẹnu nítorí pé ní ìsìláàmù ọlọ́tọ̀ fóbìnrin kọ́ fí ọkùnrin tí ò lè ṣe tí wọ́n bá ti fi gbà tọ́bámà tọ́bámà ẹ̀tọ́ rẹ̀ ni ṣùgbọ́n kò gbọdọ̀ torí rẹ̀ kọ́ wá náà sẹ́ẹ̀ta jama'a alámàrí kó lè bá jẹ wípé alladhina tamallakuhumu shakku yatrukuna ma kanu alayhi mashakk in tẹ́ bẹ̀rù rẹ̀ wó fi ilẹ̀ hatta na'tiya al-buyuta min abwabiha la min dhuhuriha kada sallallahu wa sallam ala